ikú mẹ́wàá gbẹ̀yìn ṣádàmì ìzárọ̀wù yóò mú aṣọ rẹ̀ tó rómẹ́dì yóò fúnlé apákan àfáà nítumẹ̀ ní wípé ìṣẹ́rọ̀tẹ̀n ìlàlìjìd ti ìbádà yóò bẹ̀rẹ̀ ìbádà ní àlékún nínú àlékún ó ti múra bẹ̀tẹ̀lẹ́ yóò tún wá múra sí apákan ní ìtumà rẹ̀ nù apákan ní ìtumà rẹ̀ kọ́hùn wọ́n ní kí ni túnmọ̀ lọ́tí wọ́n ní túnmọ̀ ní pé ṣádàmì ìzárọ̀hú an ahàlìrí fátàrọkà ìjìmáà tí àsìkò ìbá ti tó tí tẹ́ẹ̀nì gbẹ̀yìn bá ti wọlé anúsàrásálàm yóò mú aṣọ rẹ̀ yóò fún kòkòkò báyìí aṣọ gẹ́gẹ́ ni ó fún kòkòkò tẹ́ẹ̀nì kan ò lè bá rí tú ìtumọ̀ ní pé kèésúnmáwọn ẹlẹ́tọ̀ rẹ̀ Ramadan yóò bì sí ni ìyẹn lọ́dọ̀ fantíyàwó ó mú sáwọn tó bá ti di pé mẹ́wàá gbẹ̀yìn bá òdè báyìí kana la yatruku ahada min ali baytihi yutiku al-qiyama illa aqama rasulullah sallallahu alaihi wasallam tí ọmọ sọ wípé man yíò kídù sọwáhìbà lùhújúrọ̀ tàbí ọlọ̀bá ń jẹ́ àwọn ìyàwó mi wá àgà nígbàtọ̀ ọ̀nkà kọ̀ọ̀kan mí bá ń ṣẹlẹ̀ ní àwọn orúkà sí kejì anábí wasallallahu alaihi wasallam o lọ sọ fún àpẹ́ ń bá gba Ramadan ìmánan ó gbà ní ti ìgbàgbọ́ bí ọba dẹ́dà ló ní ká gbà wahtisaban in táwẹ̀ lè kó bá nínú tó lè mọ́bàrá rẹ̀ mú níjó jí tọ́pẹ́ jísáàrì tí ò mú jómi lọ níjó òrùn mú ẹwọrú táìmù táwàì tí ò sáníà ní ń nínú wọ́dà lọ́lọ́ ìgbóná ọmọ kan ojú ẹ̀kà lè súwá ọmọ ilé sùn tí ìyàkó òsé tó dúrí ọpọ̀ wá yóò lọ ẹ̀bà kàfàtí àmì omi yóò lọ ẹmẹ́jẹ̀ ní ẹ̀kọ́ dà láàmù pé a mọ́síláwọ́ fọmọ dàmì láàmù òyìnrọ́ ni lásìkò tá wà sallallahu alaihi wasallam ọwà alẹ́ ń bá tún lè dìde fọmọdẹ́dà ní Lailatul Qadri ní ti ìgbàgbọ́ àti ìmúntọ́bálẹ̀ mọ́rọ̀ lọ́rùn lórùn náà mara òun náà ọlọ́run ọba dẹ́dọ̀ ó forí gbogbo ẹ̀ṣẹ̀ tó ti sì ṣáájú yóò fi jìn ìdán ajẹ́ wípé nínú tí máa ń sọ ìyàn di àtúnbí ààwẹ̀ náà tó jẹ́ kan àwa ti wá wà ní inṣàlá ramani kọlọ̀njọ járe kó jẹ́ kí ẹ̀mí wá ní sí sí ànìyàn bìí sallallahu alaihi wasallam tí mẹ́wàá ìbá ti dé abúrúmọ̀rún ní ẹjẹ́ báyí kí alamari kánù sallallahu ya'takifu fil ashr al-awakhir sallallahu tí rọ̀bọ̀dọ̀ bá ti kú mẹ́wàá gbẹ̀yìn ìmá ń kóra aró ọba dẹ́dà nínú ilé ọlọ́ ìyàwó iṣẹ́ wá fẹ́ bá ní katama àwọn wá ní kánù rasulullahi sallallahu alaihi wasallam ya'takifu fil ashr al-awakhir hatta tawafa min ramadana hatta anábì ma ń kóra ró sílẹ̀ ọlọ́n tí Ramadan bá ti kú mẹ́wàá gbẹ̀yìn títí tọ́lọ̀ ń fi ipá bánàbí se máa se nù summa takafa azwajuhu min ba'di ìyàwó fẹ́ fi rìnlẹ̀ wípé wa laysa àwọn ìyàwó rẹ̀ náà sì tún sí bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí ó sì mẹ́láyé yíò jẹ́ ama wípé kèése ìbádà ti a parẹ́ tàbí ìbádà ti a yọ́ dafà nàbí nìkan àwambọ̀ kí ní jẹ́ al ìfìtàánù ni ẹ tí a bá ní al òkúfù oná ni hapsun nefs alashe kéyìn ó sú ẹ̀mì mọ́ nkẹ́kẹ́ pé ìyìn dídé nkúfùnù annabi ibrahim musafa wọn yari alisatu wasalam ma hadhihi tamathilu lati antum laha aakifun kí láwọn òsàí ẹ́ẹ̀kà dì láàrọ̀ ẹ́ sì kọ̀ ríbẹ̀ ẹwà do gbárí bí wákàtí kan ọgbọ̀n ń fẹ́ lọ́dọ̀ ti alẹ́ ayọ̀ ń bí ẹ̀sìn ń sọ ní pé àwọn pẹ́kà àfá sọ pé wal maqam fil masjid min shakhsin makhsusin ala sifatin makhsusa o náà ni ìkúraró sí ilé ọlọ́n ti sí mẹ́sàlásí látọ̀dọ̀ ẹni kan tó jẹ́ pẹ̀lú ẹni bẹ́ẹ̀ náà ni ó ní mùsùlùmí pẹ̀lú àwọn àròyìn kan tẹ́sì ti sàlàyé apákà masjidin lita'atillah kéyìn ó kóra ró sínú mọ́sálásí láti máa ṣe tí ó yọba dẹ́dànú in ti jẹ́ alìtìkáfù alìtìkáfù yìí bó wá ní àṣẹ máa ṣe jama'a sọ́wà ilmiya ó dé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ò rí àwọn ará ẹ̀yìn rí fine tó bá ti wá dàbá ìṣì àwọn ọ̀rọ̀ tí ń bá ń bẹnú ẹ̀sìn tó bá jẹ́ márùn-ún ìlàwọn àfáàsọ tó sì jẹ́ ìdí tí wọ́n fi sọ́rẹ̀ ẹ bá fẹ́ bá wa sọ̀rọ̀ sọ

kò lè rọ̀ wọn lọ́rùn ma méjì ni ẹlòmí ọmọ pọ̀rọ̀ ti ń bẹ lórí ọ̀rọ̀ ti káàfù gàtí lè ṣe ó ju ẹyọ kan lọ ẹlòmí ma ṣùgbọ́wọ́ pé ó ti lọ gbé ti bàbá ṣe padà ma alì ma hara wọn ní pípapù láti ṣe حذيفة ابن يماني رضي الله عنهما وارضاهما صحابي جليل أمين سريا النبي حذيفة داقو ونكا لنبي سوكو بو ومنافك فون وزي في معها لقد منافك نيو تاون منافك نيو واساسو òdèní ẹlẹ́ẹ̀kejì ìjẹ́ ànàbí rẹ̀ gbogbogbà inú ìṣẹ̀lẹ̀ máa fi hàn pé kò sí rọ́mbẹ̀. ìjẹ́ ànàbí ni kó máa sàwọn kẹ́kẹ́kẹ́kẹ́ kẹ́ ìyá gbà sàám lọ́wọ́ gbẹ̀yìn lọ́wà nígbàtí ròyìn ma ra'ani rasulullah sallam illa tabassama ala wajhi ìyọ sí ànàbí rí kún tó lọ́mọ ẹsẹ̀ lọ́kọ́lá kọ́ máa bínú lọ yọ bẹ̀rẹ̀ sí

ní àwọn àgbàfà Madina ni ìmọ́lọ́ndẹ̀ ni wọ́n wọ́n ní Madina làwọn ti kéwú káàkì gbogbo bá ń ṣe kéwú tó yìí ìntàn gbọ́yí lọ́rọ̀ ti káàfà tí yàn ti lè ṣe abáni alàmẹ́lẹ̀ àwọn mú méjì kú mẹ́ta tí Udhaifa gan sọ Madina ah, kí ni ẹ̀rí àfá àtọ́ wọ́n ní nítorí pé nígbà tí àrẹ̀bí Ibrahim kọ́ káàbátà wàláàkìfín mọ́ ilé mi máa máa tí gbogbo tó fẹ́ yípo rẹ̀ àtẹn tó ṣe ìtìkáfù mẹ́ wọ́n náà sì rí wípé ànàbí ò kóra rẹ̀ wá ṣe ìtìkáfù ní Mẹ́kà ó ṣe Mẹ́dínà ẹ̀rí tí wọ́n bí méjèèjì afọ́wà sẹ́dùn sáyàbù ní lẹ́yìn tọ́kàn balẹ̀ lè lórí pánàbí ṣe ìtìkáfù mọ́sálásí Mẹ́dínà nìkan ìlò ti ṣe ó làṣí ń wó kọ́sí jẹ́mọ́ àwọn tẹ́ ń sọ̀rọ̀ yìí ọmọ náà dànà kàgbà in tó jẹ́kẹ́lẹ̀ ọ̀sọ̀ bẹ́ẹ̀ nìkọ́fẹ́ wọ́n náà ẹ ma sọ tí bá ń bẹ́m̀bí ọ̀rọ̀ fáwọn èèyàn ó kàwọn èèyàn ó balẹ̀ wọ́n mọ̀ pé nǹkan míì ìdàníyàn pé ọba ni mo sọ ẹ̀mí mi ṣùgbọ́n ibi tí ẹ̀rí ń kọ só ń kálukú ó nìyẹn àwambọ̀ a lè ṣe ìtìkáàfù bí mọ́sásí mẹ́ta ìlọ tí ùdẹ́ ìfà wí sí nkẹ́ mí àárọ́dọ̀ rẹ̀ hátàkà àfà ní túnmọ̀ rẹ̀ dá ìtumọ̀ ẹ̀ náà ni wípé kò sí ibi àtìrẹsẹ̀ ìtìkáàfù tó lè tí ọlá rẹ̀ àti lárátàrí ń bẹ tó lè tó ọ̀kanú mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta fún rẹ̀ sàrán lọ sọ fún wa wípé irun kan tí a bá kí ní mọ́sálásí Mẹ́kà mọ́sálásí Kàábà èèyàn gba 1000 orí ní mẹ́mẹ́ 100,000 100,000 ara ìjẹ́ ànàbí náà ní o mọ́sálásí ti ẹ̀ gangan 1,000 kí ni ti mọ́tàbí jùlọ 999 ọwá ní Jerúsálẹ́mù 500 ti Jerúsálẹ́mù 500 fine àti wá tí àbá kí júmọ̀ kan ní ìsìn ní mọ́sálásí Makka in ló fi jẹ́ wípé èyàn wá lọ́mọ márùn ìyàwó kan ọ̀ká sọ sáàmà lọ́rùn àti ìyàwó wọn gbà físà wọn gé tíkẹ́ẹ̀tì wọn bá kọrí ilé ọlọ́run tó kọ ọmọ márùn ìyàwó gbé kan lọ náà gbé kan àwọn mẹ́ta yòókù tẹ̀lé wọn wá lọ kírun láti Ramadan 20 tẹ́ Ramadan parí wọ́n tó gba sítò sàwálítà wọ́n bọ̀ lé tí wọ́n bá léèyàn jayé ẹn ti ń ẹ̀ ọkọ̀kọ̀ 50 million márùn-ún síwájú si kìí ma máa náà sẹ́yìn tí ẹ̀ gẹ́gẹ́ tọ́jọ́kọ̀ 250 million ọwá wà láàrin lọ́wà gbogbo bí ọwá kẹ́rẹ̀ sórí já bọ́dì lọ́wà ló gbé lásì ayé ìwòlélé oúnjẹ náà àwambọ̀ Huzaifa òun jọ kan ó gbéra lè rẹ̀ mọ́sílásí kẹsì ń bẹ láàrin ilé ohun àti Abdullah Mas'ud lọ́wọ́dí tánà kakúrò àjọ ń bẹ̀ yánà ṣe ìtìkáfù ní ah, àkùsíwàlá ara àwọn àfáwà náà tó Abdullah Mas'ud náà wà nígbà ọbádọ́rọ̀ ní Abdullah Mas'ud gbà mọ́mọ̀ kọjá ń bí mọ́sílásí kan fara'aytu unasan kanu mu'takifin Abdullah Mas'ud ní kí wá ní tó burú bí torí náà ìtẹ́sì ah, gbọ́ ìrọ́rọ̀ rẹ̀ bí ní pé kò sí láti ṣẹ́dù ríàlì kó mọ́sánásí mẹ́ta pẹ́lẹ̀ náà ni àbẹ́mọ́sùdì ah, ní pé la'allahum asọ́ọ́bù fa akhtat àwọn wọ́n ráìtì wọlú sí mistake yóò wà dákàrú wà nà síìtì ìwọ àwọ̀rán ti ń tọ́ jẹ́ ìpìlẹ̀ ọwà hánà مذهب مذهب أذيفة ní ọ̀nà méjì ọ̀nà àkọ́kọ́ ọkọ̀ọ̀kọ́ sọ in tí wọ́n gbàgbé <laughs> mistake mistake alákúlé láàrin sọ̀hábà eh, sàbẹ́ méjìlélé ti ṣẹlẹ̀ in táwà fẹ́ wá fẹ́ yọ káwà padà sí lálù Kùránì ọba dẹ́dà ní wala tubashiruhun wa antum aakifuna fil masajid ẹ gbọ́dọ̀ súnmáwọn obìnrin tẹ́ bá ń ṣe ìtìkáfù lọ́wọ́ alifu àti láàmù ti mẹ́mbọ̀n irú áàdùwò ni ṣe ìdúrí a jẹ́ pé a fi ilẹ̀ bẹ́ lálífà àti láàmù yóò ma túnmà gbogbo mọ́sálásí pátá káàbọ̀ wá ní àfáwàkásọ báyìí kíríkásọ báyìí ẹ máa wo èmọ́ ọlọ́run àfáwà àgbà ìmáàmù gbogbo àwọn aládìífì Al-Imam Bukhari nígbàtí à ń fẹ́ wàlìrìtìkáàfú fìlìmàsájìdì kùlìhà nígbà èmì wá ní à ètò àbágbá ní wíìmọ̀ fẹ́ mú ní sì kú ti lọ́rùn ni tí ma wá ń gbé kí bí ẹn pé ò sí ọ̀rọ̀ mi nígbò Tí èèyàn bá gba mẹ́rẹ́hálà ọ̀dọ́ kọjá tí ó farakọ́ ọlọ́ngán tó ní extra ìkòlékẹ́ sòntán ya ajabu rabbuk ima ń kọ́ ọlọ́run ọba lójú min shaabin laysat sọ́bùwà ọ̀dọ̀ tí ó bà ní sọ́bùwà sọ́bùwà náà ni garangaran kéyàn ọ̀sá ma wá tuntun kí àbí nǹkan téyàn rò pé òun fi yàtọ̀ sẹ́lómi àbí téyàn rò wípé jẹ́ tó dojú wọn kọ bí ọ̀dọ́ọ̀nì bìnú ìmá àwambọ̀ ẹni tí àwọn jùmúrù àti ìrìn ìfẹ́mọ́sọ̀ ń pa madáyì torí pé yóò tó gbé àdínà apanúpọ̀ ìntọ́pọ̀jù náà jẹ́ lọ́rùn rẹ̀ kó sí ẹ̀sà kọmọ̀ jẹ́ pé yọ́ mọ̀ bóde ń bẹ̀ ní àníyàn kó ń lọ jímọ̀ tó sì pínlẹ̀ rọ̀lọ́rùn kó wulẹ̀ dúó ń bí tó ti ní bóde láti ilẹ̀ kọ́dà lọ́dọ̀ mọ́ Malik àgbàpẹ̀ kéyìn ò kìjímọ̀ kọ máa bóde ìtìkáàfù ẹ̀ ni ó kọwa maka Hmm. kò lè síbẹ̀ o ìtìkáfù ìbádà tí yàn fi ń bọ́bá dẹ́dà anájú ni ẹlòmí ní mọ́sálásí ẹnìkan gbogbo kí n gẹ́ tí ó ń tọ́ ọlọ́wọ́ pè kí rí wọn kọ́dà níjọ́ náà lọ́n sáfú tẹni kọfẹ́ tó sáfú mẹ́fà síbìjì ó sì gbákàntí ọjà rẹ̀ kọ́rù títì dì ó sì sílẹ̀ báyìí lórí pé kò ìsáyè ní kèsáyè ní ṣọ́pù ṣùgbọ́n wọ́n ní èyàn ìkúlẹ̀ bá máa mọ̀ sọ́rọ̀ mọ́mọ̀ náà ó kàn máa da ogun ẹ̀lẹ́ láàmà gbọ́njímà táìmù ilé ìtò dáa tán bá fi ń sírò ọjà títí ta fi parí útúbà ó sì kírun ó no ìtìkáfù ìrántí ọlọ́run iná pọ̀tọ̀gọ́rùn sàṣẹ́lám ìyàwó Àìṣà ní kéèjáde ní wọ́n ti ìtìkáàfù rẹ̀ àyàfi lè hajjátìlì ìnsàn in tí wọ́n báyàn ṣe ní ma ń gbé jáde àwọn afáwà ni wà láyáhùdùn mọ̀tàkàfihì illa lima la budda min in tó jẹ́ pé kò sí ọgbọ́n pé mo fẹ́ lọ ọgbọ́nsẹ̀ mo fẹ́ lọ jẹun tó lè gbé jáde nù tí ó jẹ́ ń bá bẹ́m̀bí fún ìlọ́dáàjù kọ̀wà sóúnjẹ yóò ẹ̀sẹ̀ lọ títì yóò lọ ra búrẹ́dì àtọ̀lẹ̀ kẹ́mù tó fi lọ kò sá burú ń bẹ̀ ṣùgbọ́n gbogbo bí ṣe ń lọ ẹ̀sìn sì tún sọ sọ lọ kèwàá sí pé kọ́wàá máa yà kíyà ilé kó bọ́ bí kírókọ rẹ̀ bó ṣe ra kẹ́dì ariwo àwọn ramasasi pọ̀ jínsárì pè ọmọ ẹ̀ kìrìkà kọjá tó gbogbo tí a ti kọjá ẹwà ẹmọ́ pàká ṣe o ẹ̀mí sórí ibú ló ti kọ́kọ́ sí ìyàn lọ ní ọmọ tó kàtún gbá bọ́ọ̀lù lónà <laughs> jù nǹkan síbi ọmọ tó gbá bọ́ọ̀lù sí oní ẹ̀rẹ́ sí bí mánà náà sáré banka 20 ó tún bá sí padà ọkẹ́ tọ́wá tó dọ́ta ṣe ẹ́tù bá lọ́wọ́ táìmù yìí àwọn ìdójú náà mẹ́wà gbogbo àwọn eléyìn èyàn ó sọ̀rọ̀ rẹ̀ níbẹ̀ ń tà fẹ́ lọ sí ìlàfẹ́ lọ àbí ó ti ẹ̀rẹ́ ni fún lọ́bẹ̀ ọfẹ́ rakù lọ́bẹ̀ kọ̀sọ̀pọ̀tọ̀ fẹ́ yọ́sà jẹun tàbí tó jẹ́ pé ẹ̀sìn ni mọ́sálásí náà lò sósì lọ́ba lálà nǹkan bá jáde lára rẹ̀ ó bùkátà àti jáde ìgbà tí ó jáde kò sí omi tó sí mọ́sálásí wọn ẹnìkan wọn ni à ẹkù sí wàlá ìṣàlá arádùgbò lè mi ẹlẹ́wà sí ló fi wá wó mi lọ síta ẹ̀sẹ̀ ògbójáde wọn jẹmọ́ agbọ́dọ̀ sọ́ra láàrin ìdáadáa rúrù ẹ̀mì tẹ́sìn fi ń mí ó ti ń kú lára ọ̀pọ̀lọpọ̀ wa kọ̀wà kú tẹ́ rí kọlù táwọn rí sí fún bí bá ti ń sí òkú èmi ikú ìkúbò ńgbàtí mo sì pè fún sírù náà ni kú ní ikú wọ́n ma ẹkùn cosmicitrisis ìbẹ̀rù ọlọ́nkan abẹ́yàn fẹ́ gba ẹ̀kọ́ ó pé jẹ́bísì Ànábì sallallahu alaihi wasallam nínú Ànábì sallallahu tó bá fẹ́ wọ tó di irú ọ̀la tí ilẹ̀ bá wá sú tààkó sí Sunday lọ́tọ̀lá ìdajì Sunday ibi tí ó ti ti káàfù kí lẹ́ sì máa ń ṣe wọ́n máa bá ṣe kanopi ìbá ọwọ́ àdọ̀dún ìyàwó Aisha ní àbá àmìsàsàm sí kanopi bí ẹ̀sẹ̀ àti tán ìyàwó Aisha ní bá lè wa ó sì wòmínà kí n báyìí sí ìtìkáfù lọ́dún yìí kí n wà ní tó sẹ́gbẹ̀yìn sí ẹ̀yọ̀ndá fíìmìnà kí mínú sí tẹ́ntì dìmínà sẹ́gbẹ̀yìn àbínú kọ̀sá burú mẹ́ yàwó ṣe ah, ibi àti sílẹ́yìn ìyàwó sọ̀bárí àpẹ́ à ah, tẹ́ntì ti di méjì tánà bíbá lòkan ìyàwó ṣà ní olùkan nígbà ní lọ bọ́kọ̀ wa tààrà kọ̀sá burú mẹ́ náà jẹ́ tí èsì pá àrùjọ́ ìgbàdà náà ni tàbátẹ̀ tí rígbò náà ṣe ń ṣe ìgbìyànjú

lọ́nà bá tàti wọn náà ó se lọ́wọ́ sí mọ́ kankan bọ́ bá kí àsùbátà fáwọn èèyàn àbí bá jáde nulé fàídà húwà bí àkbíà wọ́n kúbbatan lahu wà sàlátà lè sàlátà lọ bá rí mẹ́ta ikú ó se lọ́ni tá lélé àwọn ní àìṣà ni ọ̀sọ̀nà ìmìmò fún ní àì ilé nǹkan hafsọ ilé nǹkan wọ́n ní Zainabu ni Ànábì ni an sọ ápò sí lè sọ̀rọ̀ ìsìsínú ó sì lọ́wọ́ adójú kan wípé ààlìbírọ̀ tùrọ nàbì hinna ní rọ́yà mi ààlìbírọ̀ tẹkù nàbì hinna pẹ̀lú jẹ́yìn náà rí sójú rí ọlọ́run sí lélẹ́yìí sójú rí ọlọ́run lélẹ́yìí sétorí ìtọ́lọ́run àwọn sọ̀hábà wọn mọ̀sẹ̀ wọ́n mọ̀sẹ̀ ánàkún láì ah. ìwò fúnra wa tí nǹkan bá káàyàn la kò síbi tí ò lè gbé èyàn sí lásìkò tó tí ó sì kí ni o afáàrí fọ̀rọ̀ lọ wọ́n bí afájẹ́ ah! ó kí èsì pé mọ̀ ronú anakunmọ̀láì ah, èmi náà kíèsí láti ẹ̀rìnjọ́ mẹ́ta ẹ̀ ilé àgbà ohun òdòmínú ilé àgbà òdòmínú ah, intensi n sin fọ́bá mi lẹ́mìnà ah, anakunmọ̀láì ìfẹ̀kẹ́ ẹ̀sọ́ intensi ilé àgbà èsù lórí rí ẹbá náà ti wà lẹ́yìn ní ìsìn ó ti lé lọ́dún mẹ́jọ ní ìfẹ́ àfáà lò sí lónìí ní ṣùgbọ́n kọ́sẹ́kọ̀ kọ́sẹ́ tí ò lè ṣẹlẹ̀ sí ọ́sẹ̀lẹ̀ sí alì náà ìfẹ́ ni anábì ní ronú ì wọ́n parọ́ zìnà mẹ́yàwó rẹ̀ tọ́lá ìkìjì anábì wá pé alì pé kí ló rí sọ́rọ̀ ẹbí rẹ̀ lànàbì nǹkankan náà jọ ni wọ́n bàbá nàbì àbúrò ní sí bàbá àti alì tí nǹkankan bá sí ànàbì kèése náà fámílì àbúbákì ilẹ̀ yẹn ti dín inú fámílì ti tàwọn ni pàdá tó wọ́n dá ó ní ànẹ́bí èmi ọ̀sọ́ aburú ń pa Àìṣà òkú òsì má burú mà ṣùgbọ́n bó ṣe ń ṣe o nídi bó kápé ìjẹ́ ọlọ́mọgé rẹ̀ tọ́ jẹ́ nínú gbogbo ìyàwó rẹ̀ yi ìfẹ́ ìfi pọ̀ tó báyìí olómọgé pọ̀ olómọgé mi afẹ́kọ́ afẹ́mọ̀ ẹ̀rí ọkí èyí sọ́rọ̀ mẹ́ tọba ẹkọ́ lórí fẹ̀ tó tọ́ tíyẹ̀ sí mature àdúrà lè yọ́mà sí ọ̀wọ̀lé ọwá rí àfá rẹ̀ tẹ́lẹ̀ àti dì wọ́n mọ́lẹ́kùn ìwà ń fún wọn ní ẹgbà ṣe ìbọn ni wọ́n lọ gbé ni àbáàké ọmọ wa bẹ̀bẹ̀ ni ánàkúnmọ̀láyè ah, ah, irú ọlọ́ ẹ̀dàkùn gbogbo tí ṣẹ̀dàwà náà rí ẹ̀dàkùn ẹ̀dàkùn bàbá ìbàbá gbogbo ayé ni ẹ̀lì sófò tí ló lè bàjẹ́ ẹ̀dàkùn kúmù wọ́n sì máa fún láàrin àmà kí ẹ̀dàkùn ojú àfáwà tó pọ́n ẹ̀dàkùn so tí ìbá ṣe tí ní ààrẹ tẹ́rù náà ni kúmù pẹ̀lú ògbọ́n àfi àtúwà fàálì ọwá bá àfá rẹ̀ tíyàwó rẹ̀ dì ìwọ náà wá lórí ìgbọmọ odó ìrọwò situation kẹni tó jẹ́ wípé ó ti di ó ti a níbi wá ń bí àwọn sọ̀hábà lẹ́rẹ̀ wípé a lè bí rọ̀tùrọ̀ nẹ̀bì himna ẹbẹ́ iná rí dí zẹlẹ̀ sí torí ọlọ́run sí ah àrẹ́bí àrí àṣọ́ ní ó kò sí ó ń se ọlọ́run wa ẹmọ òwútà níbi sí àrẹ́bí kan yẹ̀yìn padà bẹ́ẹ̀ ni ó sì padà nínú sí hmm, ti káàfù onífigagbága tí a mọ̀ wáwò pé ìwò ọlọ́run fẹ́ gbà mẹ́ ah, àrẹ́bí dà tó ń bá ń se bá àwọn ìyàwó èmi wá kọ́ ìtìkáàfù mo kó ẹgbẹ́ wá sí ìtìkáàfù ẹgbẹ́ àwọn pákó ẹlùmí gọmọ̀ sọ́njì gáàsù pé ẹ̀dàkọ̀ ẹjọ ara gẹ́ẹ̀tì ẹmọ́ wà papọ̀ ẹjẹ́ wà papọ̀ because ara gẹ́ẹ̀tì ni ara gẹ́ẹ̀tì ni wà papọ̀ no ìbádà láwáàsì bí ìdínláì tààlà lẹ́n tó bá tó ṣe kí ni ìtìkáfù fún ọba dẹ́dà tánàbí ìsọ pé ẹ ń bá dúó lóru yẹ ìmánà wà ti sábán gúfúrò láhó máa tàkọ́dàmà ní ń zambi gbogbo tó bá ti ṣe síwájú ní àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ọba dẹ́dọ̀ ó forí ẹ̀jì ní kí a rí àlàáfíà fi sí o jẹ́ a rí ọ̀sún máa ń bẹ̀ẹ́ in tí ó ní a mọ́ kò wá sálìkì a mọ́ pọ̀lọ̀wọ́ wa tá ti dìmẹ̀rú ọlọ́rin àrídà alẹ́ o ẹn tó jẹ́ pé a jẹ́ àmú ibẹ̀lẹ̀ ṣùgbà mú ọlọ́rin dẹ́ a jẹ́ àmú fún injection lára ti ẹ̀ ọlọ́rin gbáró lẹ́nu wa o wá sún wa mọ́ àwọn ọmọ wa wọ́n jù wọ́n sáré àwọn ẹyà ọmọdé wọ́n sáré táa bá ti wá ń rọmọdọ́ bá parí nípa àfi panú a sì fi òǹgbẹ para wa díẹ̀ káwà ní ẹni tó ti foríjì tó sì bọ́ okùn iná lọ́rùn rẹ̀ wọ́ládà ní kàsì rẹ̀ bí haqqi la hawla wala quwwata illa billahil azim alhamdulillah alhamdulillah alladhi khalaqa as-samawati wal ard waja'ala adh-dhulumati wan nur thumma alladhina kafaru bi rabbihim رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوسيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين والآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أمتنا لقد أضلنا العشر الأواخر من هذا الشهر المبارك وكان رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر شد مئزره وأحيا ليله وأيقظ أهله جاهد في الصحيح من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وأرضاها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر شد مئزره وأحيا ليلة وأيقظ أهلا شد مئزره وأحيا ليلة وأيقظ أهلا صلوات ربي وسلم عليه ومن إحيائه ليلته صلوات ربي وسلم عليه أنه كان يعتكف في رمضان خصوصا في العشر الأواخر جاء هذا في الصحيح عند البخاري بل في الصحيحين ومن من حديث أبلا بن عمر رضي الله تعالى أن رضاهما قال كان رسول الله صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان وجاء كذلك من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى ليس من خصائص رسول الله صلى الله عليه وسلم وليس بمنسوخ لأنه يداوم عليه ويلازمه حتى فارق الحياة ثم بعده اعتكف أزواجه صلوات ربهن عليهن تكفى في الشرع أنه المقام في المساجد من شخص مخصوص على صفة مخصوصة وقال بعض العلم بل الاعتكاف لزوم مسجد لطاعة الله واعلموا أن على العلم اختلفوا في مكان الاختكاف قديما وحديثا أما هذا الاختلاف مبني على رأي كل من هؤلاء العلمين بما رآه من الحجج ذهب الإمام عطاء رحمه الله تعالى إلى أن ذهب, ذهب حذيفة اليمان ابن اليماني رضي الله تعالى عنه وارضاهما إلى أن الاعتكاف لا يجوز إلا في المساجد الثلاثة وأقر بذلك لما زار وجاء ابن مسعود زائرا وقد مر بقوم كانوا معتكفين في مسجد وهذا المسجد بين بيت حذيفة وبيت عبد الله بن مسعود فذكر حذيفة ما رأى من هؤلاء لعبد الله بن مسعود فقال له عبد الله لعلهم أصابوا فأخطأت وذكروا فنسيت بارك الله لي ولكم في القرآن والسنة ونفعل الله وإياكم بما فيما ذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عبادة الذين اصطفى همتنا اتقوا ربكم في السر ولن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمتنا اختلفت كلمة للعلم في مكان الاعتكاف فذهب حذيفة إلى أنه لا يجوز إلا في المساجد الثلاثة بناء على قول صلى الله عليه وسلم لا تشد الرحال إلى ثلاثة مساجد هذا قول والقول الثاني للشيء أطاع رحمه الله تعالى أنه لا يجوز إلا بمسجد مكة ومسجد النبي صلى الله عليه وسلم وذاب العلامة سعيد بن مسيب إلى أن الاعتكاف لا يجوز محمد ابن عمر بن لبابة المالكي إلى أن الاعتكاف يجوز في كل مكان أما الذي عليه الجمهور أن الاعتكاف يجوز في جميع المساجد كلها إلا من تلزم الجمعة فيختص بالجامع أي فيختار المسجد الجامع أمتنا إذا كان الاعتكاف وقوفا لسوى وتعالى لطاعة الله لا بد للإنسان أن يلتزم أوامر ربه سبحانه وتعالى وأن يلتزم شروط الاعتكاف كان صلى الله عليه وسلم إذا دخل معتكف كان حريصا على أن يخلص عمله لله سبحانه وتعالى كذلك اعتكافه ومن ذلك ما جاء من قصة بعض أزواج الصبح أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وارضاها أن تضرب له خباء فضربت له خباء واستأذنته عائشة رضي الله تعالى عنها وارضاها في ضرب خباء في ضرب خباء لها ثم أذن لها رسول الله صلى الله عليه وسلم فلما علمت حفصة رضي الله تعالى عنها وارضاها بهذا استأذنت عائشة وطلبت منها أن تستأذن لها من عند رسول الله صلى الله عليه وسلم فأذن لها رسول الله صلى الله عليه وسلم فضربت خباء كذلك فلما علمت أم المؤمنين زينب بنت جاش وكانت امرأة غيورا بهذا ما استأذنت وإنما ضربت خباءها فلما حصل صلى الله معتكفه فإذا هو بأربع أخذها قبة له وثلاثا لثلاث فلما رآهن قال صلى الله عليه وسلم متوجه إلى أصحابه آل بر ترون بهن وفي رواية آل بر تقولون بهن ثم تقوى صلى الله عليه وسلم الاتكاف في ذلكم العام فرارا من الرياء وفرارا ممن يطرأ على عبادته فيفسده عليه هذا ليلا رسول الله صلى الله عليه وسلم وكذلك شنشنته مع ربه سبحانه وتعالى صلوات ربي وسلم عليه عباد الله الاعتكاف لزوم مسجد لطاعة الله فمن أراد أن يطيع ربه سبحانه وتعالى فليلزم النوافل فليكثر من الاستغفار فليكثر من الأذكار فليكثر من صلاة رسول الله صلى الله عليه وسلم فليكثر من تلاوة القرآن لا يأتي معتكفه ليتحدث مع الآخرين لا يجوز حتى في الدين لا يجوز له أن يخرج لجنازة إلا إذا تعينت عليه وكذلك لا يجوز له زيارة إيادة المريض إلا إذا تعين ذلك عليه بأن يكون قريبه أي أقصد المريض أو والده هو المتوفى أمتنا احرصوا على كل ما ينفعكم فإن الله سبحانه وتعالى لا سبحانه وتعالى يكثر من الخيرات على كل من يريده في هذه الأيام الفاضلة وسابق وسارع إلى الخيرات فكل من نوى الاعتكاف فليخلص أمره الله سبحانه وتعالى وليبعد عباداته عن اللهو واللغو فنسأل الله الذي لا إله إله أن يبلغنا العشر الأواخر ويوافقنا بقيام, وصي... بقيام وصيامها وأن يوفقنا بقيام ليلة القدر إيمانا واحتسابا حتى نكون ممن قد كفر له ما تقدم من ذنبه ونسأل الله الرحمن أن يوفق الجميع لما يحب ويرضى وأن يجعل وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر عداء الدين اللهم ربنا وحر صفوف المسلمين وانتقم لعبادك المستضعفين من المؤمنين والمنات في كل مكان اللهم ربنا انصر المجاهدين في سبيلك حقا في سائر الأوطان اللهم ربنا آمنا في أوطاننا اللهم ربنا ردنا إليك ردا جميلا اللهم ربنا لا تحرمنا خير ما عندك بشر ما عندنا يا أرحم الراحمين اللهم ربنا كلنا مؤيدا ونصيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر اللهم ربنا جلنا من أتقيك من النيران قبل أن ينتهي هذا الشارع المبارك يا أرحم الراحمين اللهم ربنا زقنا رزقا حلالا طيبا عباد الله واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ في بنفسي وثنى بملكته وثلث بكم قال الله تعالى إن الله ملائكة يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسلم صلوا على نبيكم الصادق المسدوق القائل في مقلة الشيئة الثابتة من نسي الصلاة عليها خطئ طريق الجنة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا